hallelujah hallelujah hallelujah mo kí gbogbo wa kú ọjọ́ méjì mẹ́ta tí a ti gbúrò ara wa mọ́ ẹ ò ní bínú ni ẹ̀yin èèyàn ọlọ́run àwọn nǹkan bíi méjì mẹ́ta ń bí náà ni ó fa tí a ó fi lè gbúrò ara wa <clears throat> àlàáfíà náà ni kò sí nǹkan kan bọ̀ iṣẹ́ olúwa iná ló fa ìdí tá a fi gbúrò ara wa mo sì tún ń fi àsìkò yìí uh, mo fi ń kí ìyá mi Mary Jane fún kú ọjọ́ bíi wọn hmm, wọ́n tún lé ní ọdún kan lé ní ìgbà ọdún ọdún kan ni ó máa jẹ́ o nínú àlàáfíà àti nínú ọrọ̀ nínú ìdùnnú lẹ́yìn tó lé ayé yín tó kù o ìránṣẹ́ tí Ọlọ́run ṣe jọ ọ́ gbélé wa lọ́wọ́ lórúkọ Jésù kò ní fi ibikíbi bàjẹ́ a ó rí èrè jẹ fún Olódùmarè mo sì kí gbogbo wa náà lẹ́ẹ̀kan sí nínú ilé yìí nínú yàrá yìí mo kí wa lẹ́ẹ̀kan sí ohun tí Olúwa ní kí n fi bá wa sọ̀rọ̀ lónìí wà nínú ìwé Jòhánù rí karùndínlógún John fifteen verse four and five John fifteen verse four and five. ó ní ẹ máa gbé inú mi èmi sì máa gbé inú yín gẹ́gẹ́ bí ẹ̀ka tí kò lè so èso ara rẹ̀ bí kò ṣe pé ó ń gbé inú àjàrà bẹ́ẹ̀ lé ẹ̀yin bí kò ṣe pé ẹ bá ń gbé inú mi èmi ní àjàrà yìí lè ẹ̀ka nítorí tí ẹni tí ó ń gbé inú mi ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀ nítorí ní yíyára yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe nǹkan aleluya ibi tí mò ń lọ gangan nìyẹn ibi tí olúwa pẹ́ ká tó mú ọkàn mi lọ gangan nìyẹn nítorí ní yíyà yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe nǹkan ṣé àti máa yára wa kúrò báyìí ló kọ nǹkan fún ọ pé nǹkan báyìí láyé ìwọ òkùnkùn oní òkùnkùn ní òkùnkùn ní nǹkan kan ohun tí ọlọ́run ti ṣe sínú ìgbésí ayé rẹ làwọn fẹ́ lò ẹ o làwọn fẹ́ bọ́ wá iná sí láti kó gìbò kán lè dáná sí kó lè tètè jiná wàràwàrà ẹ̀yin èèyàn ọlọ́run ṣáà ti fọgbọ́n máa yára wá kúrò lọ́dọ̀ ọlọ́run báyìí ẹ̀rù ọ̀rọ̀ yìí bà mí nígbà tó fi hàn mí ń sìn ẹ ò mo ṣe ń ṣe tán ó yá àkókò tó ẹ oúnjẹ tí àwọn ènìyàn mi fẹ́ jẹ. Hmm bàbá ní kí n lọ sínú ìwé John orí karùndínlógún yìí ẹsẹ̀ kẹrin sí karùnún ní yíyà yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe nǹkan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé tí a bá sọ pé a ò sin ọlọ́run mọ́ kò sọ́nà tí a lè gbà láti ṣoríire kì í ṣe pé kò sí ọ̀nà tá a lè gbà láti ṣoríire ṣùgbọ́n tó fún wa tó jẹ́ ohun àjẹpẹ́ tó jẹ́ ohun àjẹdálẹ́ mi ò ní tẹ̀ wá wàràwàrà láì jẹ́ o ẹ̀yin ẹ wò àwọn ẹ wò àwọn ọ̀dọ́ ń sìn lóde ìwò yìí ẹ wò wọn ẹ wò tán bá kiri ẹ wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́nudọ́ mẹ́ta yìí torí ọmọkùnrin kan tán pé Mohbad kí ló ṣe ó jẹ ní wàràwàrà ní tó yẹ kó jẹ dọjọ́ alẹ́ ó yí ara rẹ̀ kúrò lọ́dọ̀ Ọlọ́run ẹni tá a pè ní náà sírì Olódùmarè tá a ti bá ya ẹ sọ tí ìyá ti kékékékékéké lé lórí ó tọ ẹgbẹ́kẹ́gbẹ́ lọ ó wá rìsọ́ọ̀tì ọ̀rọ̀ rẹ̀ wá dàbí nábòtì ẹ o nígbà tá a pa tán lẹ̀jẹ̀ rẹ̀ ló tó wá ń ké fún ìgbẹ̀san lóòótọ́ lọ́lọ́run máa gbẹ̀san lóòótọ́ lọ́lọ́run máa jà fún lóòótọ́ gbogbo àwọn tó lọ́wọ́ sí ìrìn àjò ẹ̀ bó ṣe kú gbogbo wọn náà ò ní fara rẹ̀ lọ ilẹ̀ máa mú ẹ̀jẹ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ṣá ẹ̀yìn èèyàn ọlọ́run <laughs> ìpín tá a kọ́ mọ́ ńkọ́ títa ni kó padà jẹ́ ayé kánṣu ìrìn àjò ayé ẹ̀ <laughs> ayé mú ọlọ́run lékè lórí ọ̀rọ̀ rẹ̀ lórúkọ jésù ayé ò ní rí ọlọ́run mú lékè lórí ọ̀rọ̀ wa ẹ̀yìn ọlọ́run mo fẹ́ ká ronú dáadáa lórí ọ̀rọ̀ ẹ láàárọ̀ nítorí ní yíya ara yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe ohun kan ṣáà ti máa yára yín wá kúrò lọ́dọ̀ ọlọ́run báyìí ò tí ń rò ti pẹ́ jù hmm. ọlọ́run tá a sọ̀rọ̀ ń sìn tá a dàbí pé ọ̀la ni yóò ṣe ṣùgbọ́n bàbá mi fúnra ẹ̀ <laughs> kìkì àṣírí kìkì kìkì kìkì kìkì mystery kìkì àdètú a sọ̀rọ̀ ń sìn á dàbí pé bílí ọ̀la bá ti mọ́ o ni yóò ṣẹ kíyèsí ó ní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kan ọdún kan ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún ọdún lọ́dọ̀ rẹ̀ dàbí ọjọ́ kan ni so ẹni tá à ń bá dì kì í ṣe ẹni tá a lè fi wìrìwìrì bá dì kì í ṣe ẹni tá a lè fi gàràngàrà bá dì ẹ̀yin èèyàn ọlọ́run ọlọ́run kọjá ènìyàn ó ní èmi kì í ṣe ènìyàn tóun ó fi parọ́ tàbí ọmọ ènìyàn tóun ó fi ṣèké òun a máa wí kó má ṣẹni n tó sọ fún àìsáyà nìyẹn so n tí mo wí fún ọ ohun tí mo bá ọ dá ní májẹ̀mú di dandan kó ṣẹ bẹ́ẹ̀ náà ni àwa náà ló ń ké sí wa láàárọ̀ yìí àwa ọmọ glorious God uh, glorious group of God kí ni n tó ń ṣe ọ́ kí ló ń retí lọ́wọ́ ọlọ́run tó tí ì rí gbà tó wá rò pé bóyá ọlọ́run ti gbàgbé rẹ the next step for you is to deviate tètè ká ẹsẹ̀ rẹ padà olúwa ní kí n sọ fún wa tètè ká ẹsẹ̀ rẹ padà kò sóhunkóhun tó lè rí gbà nínú òkòkò ṣé ẹ ti rí àánú àwa kan máa ń ṣe mí lórílẹ̀ àlàyé àwa tí a jẹ́ ẹlẹ́jẹ̀ funfun yìí ǹjẹ́jẹ́ mọ̀ pé ibi tọ́lọ́run mú wa dé a lè tọwọ́ bọ dúdú a lè tọwọ́ bọ dúdú kó jẹ́ kò sí bá ṣe ń gbélé wa lọ́wọ́ ló máa máa bàjẹ́ mo ti sọ ìtàn fún àwọn èèyàn mi bí ìgbà bíi márùn kan but màá sọ ìtàn náà fún wa èmi gangan ló bá wí mo rántí ìgbà tá a wà lọ́dọ̀ èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ìkan bẹnu àwọn ọ̀rẹ́ mi tí ó mọ̀ ná lé aláwo dáadáa so wọ́n wá fún ní òrùka àmúdó hmm, hmm, àwọn èèyàn mi rẹ́rìn-ín wọ́n fún lórúkọ àmúdó àtó fifteen èmi ló kàn last so olúkúlùkù ló tiẹ̀ successfully wọ́n lò dáadáa tí wọ́n jẹ́rìí sí agbára ọlọ́run lórí òkà wọn ló bá kan tí ọmọ ènìyàn o ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìgbà yẹn ni gbogbo obìnrin àdúgbò tráfù èyí tí ò tráfù mọ́ ló lọ sẹ́ksà mo tún kúrò ládùúgbò mo rìn lọ bòmí ìgbà yẹn náà ni wọ́n rán wọn ṣe kiri kan náà wọn ká má fọ̀rọ̀ gùn òrùka ìlú ọ̀sẹ̀ méjì lọ́wọ́ mi tí yóò lójú ọjọ́ mẹ́ta lọ́wọ́ àwọn tó kù láti lò tán mi ò rí ẹnikẹ́ni ibẹ̀ mo ti dá kẹ́dẹ́ ìpadà pé ó dàbí pé orí mi ò bá kẹ́dẹ́ ìṣe wọ́n wá ọmọ bàbá yẹn ẹni tó lọ mú kínní yẹn wá ó wá sọ fún bàbá yẹn pé ẹnìkan ń bẹ ní àárín àwọn o tí ò rí kínní yẹn lò tó ṣe ó wá ní bàbá yẹn gbé ìfàjànlẹ̀ wọ́n sọ pé ẹ sọ fún pé ẹlẹ́jẹ̀ funfun ni dúdú òun àti dúdú ò lè jọ ṣe pọ̀ láéláé ibùn kí wọ́n lọ lé babaláwo jù bẹ́ẹ̀ lọ kán lọ gbégbèsè burúkú lé lórí kò lè jẹ́ kò lè ràn the only thing tó lè mú kó soríire láyé ní ọlọ́run rẹ̀ tó dáa tó fún ní ìpín yẹn àti àdúrà bẹ́ẹ̀ ni àdúrà nìkan ló lè gbà dẹ́ pẹ̀lú ìgbé ayé ìwà mímọ́ pẹ̀lú ọlọ́run rẹ̀ ẹ̀yin èèyàn ọlọ́run ntọ́lọ́run <laughs> bá fi lè ń kọjú ọ̀rọ̀ bí irú eléyìí sí èèyàn ó yẹ ká ti mọ̀ pé kò sí ní téèyàn lè ṣe ju kó súnmọ́ ọlọ́run yẹn lọ bẹ́ẹ̀ ni orin kan orin bàbá òjò adéko ní súnmọ́ ọlọ́run o ọ̀rẹ́ kó lè súnmọ́ ọ fẹ́ràn o ṣẹ̀ ló mú yapa wá dágbére fẹ́ṣẹ́ kó lè mọ̀ bó ṣe fẹ́ ọ bọ́lọ́run làjà kó lè rójú rere rẹ mí nítàn wàṣà àfàìsúnmọ́ ọlọ́run kò sí nǹkan kan lè ṣe o n tó bá kọ sí mi ibi tí mo ti ń gbàdúrà láti bá wa sọ láàárọ̀ yìí ni àfàìsúnmọ́ lọ́rùn ẹ̀já súnmọ́ lọ́rùn àti súnmẹ́yìn àfẹ́jẹ́ gbádùn àfẹ́jẹ́ ayé kíní bẹ̀ láyé òun náà kíní bẹ̀ láyé òun náà gbogbo kíní tí Mohbad gbé gbogbo gòkè gbogbo kíní tó jẹ́ ń gbé tájọ tí gẹ́gẹ́ ọ̀rẹ́ àjọ ta ló máa jogún ẹ̀ báyìí olóòn ìyàwó náà ìyàwó náà olórí burúkú alábọ̀dé olóòn bàbá bàbá náà alábọ̀dé gbogbo àwọn tó yí ká pátápátá ní alábòde ẹ ẹ ẹ ẹ mọ àwọn ajá gbàgbé o bíbélì pé èdè kan nínú ìwé sáàmù níbi tí ẹrù ọlọ́run ti bà mí yẹn fún àwọn tó bá dóde olúwa gẹ́gẹ́ bí ìwé ẹ̀sáyà ti wí òní yóò tó agbára wọn ṣe ó sọ ní ìwé sáàmù ó ní e, e, e, àwọ̀ ò gbé láàrin àwọ̀ ọ̀tá wa láì ní ewu bẹ́ẹ̀ ni lòun mú kí a gbé láàrin àwọn ọ̀tá wa láì ní ewu ìyẹn àwọn tó àwọn tó fẹ́ olú àwọn tó sìn lé ó tó dẹ́nu ìwé gbèbè kan nínú ìwé sáàmù lèmi ó pa àti ọkàn mọ́ ọkàn ẹni tí ó sìn lé so kò sẹ́ni tá a lè ṣe lẹ́yìn olódùmarè o ẹ̀yin ẹ̀yin ọlọ́run so mò ń rọ̀ wá láàárọ̀ yìí ẹ̀já padà sọ́dọ̀ olódùmarè owó sórí ẹsẹ̀ tó kásìta yẹn tètè yá ká padà iṣẹ́ kankan ò lè dáhùn lára rẹ̀ go on your knees talk to your creator then check your ways ẹ o dáfídì ni bí mi bá gba ẹsẹ̀ láàyè ní ọkàn mi ó ní olúwa kì yóò gbóhùn mi yá padà padà padà sí orí ààlà ìgbàanì tí dáfídì sọ fún solomoni kó tó dípò lọ ẹ o mo fi ọlọ́run bẹ̀ wá ẹja padà sọ́dọ̀ ọlọ́run yìnyín ọlọ́run o ò lè yára rẹ kúrò lọ́dọ̀ ọlọ́run kó o mọ expect kó o soríire o ò lè soríire òun tó kọ́ náà ló mọ̀nà tí ó gbà múṣẹ fún wa bẹ́ẹ̀ ni òun tó kọ́ náà ni ó mọ̀nà tí ó gbà múṣẹ fún wa so ẹja padà sọ́dọ̀ olódùmarè hmm, nítorí ní ti yín yàrá yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe nǹkan ẹ kò lè ṣe nǹkan kò sí ní lè ṣe hmm, kò sí ní lè ṣe olóòní àjàrà àwa lé ẹ̀ka kí la fẹ́ sọ fún un kí ló fẹ́ bó ló ṣe fẹ́ gbé tán tiẹ̀ wo ògo tó yọ kò fíìkì ayé ohun tí ayé kó jẹ tó máa fíìkì wọn ni pé how did you get there tell us your story hmm. bó o ṣe dénú ògo bó o ṣe wọnú ògo yẹn ìrírí tó o ní ìyà tó o jẹ ohun tó ṣe ẹ gbogbo bó o ṣe la gbogbo bó o ṣe ń tó o là kọjá. Ja Yes, that is what the world eager to hear from you. Mi ò ní tàn wá àwọn èèyàn ọlọ́run. Ntí ayé fẹ́ gbọ́ lẹ́nu wa nìyẹn o. Hmm, tán fẹ́ gbọ́ lẹ́nu wa nìyẹn. So mo fi títóbi ọlọ́run bẹ̀ wá láàárọ̀ ìyàwó àtàwà ní yàrá ẹ̀ àti níbi tí gbogbo ibi tí fọ́nrán yìí ó kọjá dé. Ṣé o ti gbẹ́sẹ̀ síta? Wà á dẹrù wòlíì. Ò ń bẹ́ kiri. N ò ní a pé ìgbà máa ń sùnmọ́ wòlíì o ẹ má ṣe mí gbọ́ o. Ọ̀wá ń tibì bọ́ bì àmọ́ lẹ́nìkan tọ́lọ̀ mọ́ kọ́ mọ́ ni bẹ́ẹ̀ ni n tó dẹ̀ ń ṣe àwọn ọ̀dọ́ ṣe ni pé àní tẹ́lọ́rùn àbó rí báyìí bọ́pọ̀ ọ̀dọ́ ṣe ń fi irun dúdú wọnú òbòjì wọn á sunkún orí burúkú kiri spiriti wọn wá ń dààmú èèyàn láàmú kiri èrò spiriti wo de yẹn spiriti tí o kọ sùn ní nígbà tó wà láyé láti mọ bó ti bó ṣe máa rìnrìn àjò rẹ wọn ní tọlọ́run ni ọ ọlọrin yìí mo gbó èyí ṣe pé òun wéṣẹ tá a mọ ara rẹ ni wọn ní ni ọ ọlọ́run ta tẹ́tẹ́ èyí ṣe pé òun wíṣì táìmù ara ẹni nígbà tó ọlọ́run bá ṣe tán àti mú ọlọ́run gbọ́ kò sẹ́ni tí ó gbà ọ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ẹja padà sákàtà olódùmarè ẹ̀yin èèyàn ọlọ́run ẹja padà sákàtà ọlọ́run ẹ̀yin èèyàn ọlọ́run ẹja padà sọ́dọ̀ ẹ̀ go back to God and tell God I am sorry mm, I am very very sorry for taking you and the voice uh, and your voice for granted over my life. aláàánú ni bíbélì sọ pé tó bá jẹ́wọ́ tó kọ̀ sílẹ̀ ní orí àánú gbà ẹ̀já múra ká padà sọ́dọ̀ ọlọ́run lódùmarè ká bàa lè so èso gẹ́gẹ́ bí ẹ̀ka rere bá a bá ti dì táàtì ara wa kúrò lọ́dọ̀ rẹ̀ gbígbẹ ló kù o lórúkọ jésù a ò ní gbẹ a ò ní dìdàkudà mo gbàdúrà fún wa láàárọ̀ yìí lórúkọ jésù olùgbàlà ẹ̀mí má dá wa padà sí àkàtà olódùmarè adé ẹ̀ka rere tí ń sún ẹgbẹgbẹ̀rún láti òní lọ lórúkọ jésù olùgbàlà a ò ní kọsẹ̀ lórúkọ jésù olùgbàlà inú a ò ní dìdàkudà mọ́ lódùmarè lọ́wọ́ gbogbo bí tí a ti ń ní ẹsẹ̀ síta tó ti fẹ́ mọ́ rẹ̀ wá lórúkọ jésù ẹ̀mí mọ́ kàn wá fún ọ̀tún ó kún wa fún ọgbọ́n lọ́tún ó kún wa fún ìmọ̀ lọ́tún ó kún wa fún òye lọ́tún ó kún wa fún àṣeyọrí lọ́tún ó kún wa fún ìfọkànbalẹ̀ lọ́tún ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah ẹjọ́ ẹ̀yin ẹ̀yin ọlọ́run ìbéèrè kí ìbéèrè tó bá wá sí ọkàn wa tàbí tí ò bá yé wa ẹ má jẹ́ àtijú láti béèrè olúwa sọ fún mi pé àwọn kan wà tí wọ́n ń tijú àti béèrè béèrè àbí ẹ̀rù ń bà wọ́n bóyá wọ́n fẹ́ kí ènìyàn mọ̀ ẹ torí ọlọ́run ẹ mo fi ọlọ́run bẹ̀ wá we are one big family like i used to tell you here so ẹ má jẹ́ ká bẹ̀rù láti béèrè hmm, kò sẹ́ni tó tóbi jù níwájú ọlọ́run ń kó tí ọlọ́run ìbá sọ wá dà ọmọ náà la sì jẹ́ lọ́wọ́ ẹ̀ so mo bẹ̀ wá lórúkọ olúwa ẹ̀ bá ṣe lórí ọ̀rọ̀ yìí ní òye wa tàbí àwọn kankan wà tí a ń undergo lábẹ́nú tá a tí ẹnikẹ́ni ò mọ̀ ẹ jájọ yànnà náà mí tó bá dẹ̀ ṣe pé a fẹ́ private chat mi ni no, no problem ẹ já ṣe kí ọ̀rọ̀ ayé wọ́n ṣàtìní solution ni ntí ọlọ́run gbé ètò ìkàlẹ̀ fún lórúkọ Jésù yóò dáa fún wa àmín àlàáfíà.